إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúgbò fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala a sì tọrọ alékún kí a ti gẹ Ọlọ́run Ọba fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé rẹ̀ àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn tí ó ń tẹ̀lé ìlànà rẹ̀ títí ayé òní fi jẹ́ imá so tóun náà ní ṣe pẹ̀lú àlàyé tàà ní ṣe nípa bí àwọn èèyàn ṣe ń tan nifaq kárí àwùjọ so ibi tá wá dé ibi tá ti ń ṣàlàyé fúnra wa pé àwọn Rāfidah nínú àwọn nǹkan tó tún máa ń so mọ́ nínú ìtàn òun náà ni pé Uthman náà ni pé Uthman náà khilafa ni so wọ́n sọ fún wa pé abubakar radiyallahu anhu umar àti uthman ni wọ́n ma ń fi ẹ̀sùn yíká kàn ṣùgbọ́n nítorí àwọn nǹkan tó ní bùkátà ká yànnà ká ṣàlàyé so in tó fi fa ní ẹta fi mẹ́nu bá ti al-khalifa ar-rashid uthman ibn affan radiyallahu anhu so as sì ti sàlàyé fún wa bó ni Usman radiyallahu anhu bó ni wọ́n ṣe di khalifa fún àwọn musulmi so àwa sọ pé ìkó ìgagata fẹ́ ká tàfi yànà náà sí so tí ó tún jẹ́ kí ó clear sí fún wa dáadáa bákanáà sì ti kà fún wa nínú ọ̀rọ̀ àwọn Rāfidah àwọn tó ti pẹ́ ni àbí àwọn tí wọ́n wà láyé ńsìn tó ṣe pé àsìkò ti wà yìí làwọn ń sẹ̀mí so kẹ́nìkan má fi sọ pé a gbogbo àwọn tó ń sọ yí ọ̀rọ̀ àwọn tó ń sọ yí ọ̀rọ̀ àwọn tó ti pẹ́ ni so bóyá àwọn tó wà láyé ìsìn bóyá ti yọ́rọ̀ padà ara ọ̀ so tó bá ń yọ́rọ̀ padà ẹ̀tàn ni so lókùnbà tó bá ìjẹ́rọ́ fídọ̀ tí bá ń sọ nǹkan ní ẹ̀tàn ni so gẹ́gẹ́ bá ṣe mọ̀ wọ́n fún ẹ̀tàn so ẹ jẹ́ ká tún wo ọ̀rọ̀ kaníkan nínú ìkánà ọ̀rọ̀ fídọ̀ ìgbà wa yìí wọ́n ń pe ọkọ rẹ̀ ní àbí ń pera rẹ̀ ní Najah at-Ta'i ọmọ Iraq ni ó sì jẹ́ ògbóǹtarìgì tarigi nínú àwọn Rāfidah tí wọ́n máa ń kọ nǹkan fún wọn so nínú àwọn àyá tí wọn náà ni nínú àwọn àwọn àpẹẹrẹ ìbínú Ọlọ́run Ọba so nínú àwọn àyá tí Rāfidah ni so alákùnrin yìí Najah at-Tā'i ó wá kọ tírà kan ó pe ó kọ tírà yẹn ní لماذا لم يصل علي على الملوك الثلاث so لماذا لم يصل علي على الملوك الثلاث آه، كل علي رضي الله عنه كل رتي تيو في كيرو سي اوان اوبا ميتا لارا so انتو بوكو تيرا رين كيفاش يصفوها tẹ́yàn bá bẹ̀rẹ̀ sí jẹ́ kí gbogbo àwọn táwọn Rāfidah ń sọ kó máa ká so yóò bẹ̀rẹ̀ sí máa in tó fìgbà kan ṣe ṣákùn bẹ̀rí tẹ́lẹ̀ tí ó dàmú ẹ̀mí rẹ̀ rí tẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí sí pé ń dàmú ẹ̀mí rẹ̀ pé sí ah, tó tọ́ ni so àdánwò tí ṣubúhà máa ń bílẹ̀ fún yàn so tẹ́yàn bá ti ń kó ṣubúhà so ìyàkíni rẹ̀ lórí òdodo yóò máa mì tó bá padà yá kò tẹ̀ ní tó bá padà yá yóò kó sínú shak tó bá padà yá ṣètọ́nù lè padà fáwọ sínú ànù yìí so ó sàkọtíra yìí ẹ ma bọ́ àwọn nǹkan tó sọ ní page 114 so page 114 so Najash at-Ta'i ìkannú àwọn àrọ́fídọ̀ àsìkò wa tó gbajúmọ̀ dáadáa ni so kí wọ́n fi sọ pé ah gbogbo àwọn tí wọ́n ń sọ yìí àwọn tó ti kú ni àbá àwọn táwọn ti pẹ́ tán ti pẹ́ tígbà àwọn ti pẹ́ ẹgbẹ́ wọn ti ń sọ nǹkan mi ara ọ̀ ẹ ma gbọ́ nǹkan tó sọ ó ní al-kathiru mina sahaba ó ní àwọn tó pọ̀nà àwọn sahaba lam yusallu wọn ò kírùn khalfa mughtasibil khalifa wọn ò kírun lẹ́yìn ẹni tó jí khalifa gbà so wọn ò kírun lẹ́yìn tí lẹ́yìn ẹni tí ó jí khalifa gbà tẹ́lẹ̀ tó jí khalifa gbà ó ní walmutayaqqan ó ní wọn nǹkan tó sì dájú anna sahabata ní pé àwọn sàábẹ̀ ò alladhina kafaru Uthman àwọn tó pé Uthman ní kèfèrí lam yusallu khalfa nígbà wọn kírun lẹ́yìn rẹ̀ so gbogbo àwọn ìrújú tí wọ́n ń tàn ká sí al-ummah ni so láti pé káwọn èèyàn máa bá fi máa doubt source wọn but ìrújú yìí ní wọlé sí lára àyàfẹ́ni tóhun náà ń wá ìrújú kì so ẹni tí ń wà wákúwà kì náà ni wákúwà máa ń sásí lọ́kàn so wọ́n ni wọ́n hum Ammar ibn Yasir so láwọn sọ̀hábà tán kàfàrà Usman ó ní nínú wọn ni Ammar ibn Yasir so wal Miqdad ibn Amr وأبو ذر وعبد الرحمن بن عوف ẹlẹ́kùn ẹ máa wo ilé báyìí so ẹ máa wúrọ́ so wa Sa'd ibn Abi Waqqas wa Talha ibn Ubaydillah wa Zubayr ibn al-Awwam wa Hudhayfa ibn al-Yaman Hudhayfa lọ́dọ̀ àwọn ọlọ́fíìdọ̀ àwọn ọlọ́fíìdọ̀ ma sọ pé Hudhayfa náà ò kírùn sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta lára ní pé Hudhayfa kírùn sí Abubakar lára kò kírùn sí Umar lára kò kírùn sí Uthman lára lọ́dọ̀ àwọn Rāfidah wọ́n ní torí pé torí pé Hudhayfa ń bá pé ó kọ wọ́n wà nínú àwọn list àwọn manáfikì wala hawla wala quwwata illa billah wọ́n ní wa Muhammad ibn Abi Bakrin na'am so inshallah ọ̀rọ̀ ń bọ̀ lórí ah, Muhammad ibn Abi Bakrin so nígbà tá bá mẹ́nubà maqtala Uthman radiyallahu anhu so but eléyìí tán fi sí bí ni o so eléyìí tán fi sí bí irọ́ ni àtàwọn téyàn tún máa kàn nínú tírà àwọn Rāfidah náà so àtàwọn àmì téyàn máa kàn nínú tírà àwọn Rāfidah so kíyàn ṣọ́ra gan fáwọn rújú láti má jẹ́ kí ìrújú kankan wọnú ọkàn rẹ̀ kódà Ibn Taymiyyah rahimahullahu ta'ala in tí ó jẹ́ ikhtiyar Ibn Taymiyyah rahimahullah òun ni wípé Muhammad ibn Abi Bakrin nígbẹ́ kò kí sahaba so kò kí sahaba but eléyìí ọ̀rọ̀ ni pé kafara Uthman bákanáà àwọn kan mítẹ́yìn ọmọ but àlàyé ń bọ̀ nípa ẹni tí àwọn Rāfidah dákọ̀ yìí rahimahullahu ta'ala rahmatan wasi'a wọ́n ni wa Abdullah ibn Mas'ud so nínú àwọn táwọn Rāfidah tún ma ń tún yàwó na pé bí ìgbà pé nǹkan ṣẹlẹ̀ láàrin wọn àti Uthmani gbogbo ilé ìṣirè irọ́ ni irọ́ látọ̀ ọwọ́ ara wọn so Najah at-Ta'i ìkan nínú àwọn ògbóntarìgì àwọn Rāfidah tí ma ń kọ̀ǹkan fún àwọn Rāfidah tó gbajúmọ̀ ó ní wa hādhā yubayyinu ta'ūdu al-muslimīna 'alā 'adami wa hādhā yubayyinu ta'awwuda al-muslimīna 'alā 'adami as-salāti khalfa al-munāfiqīn ó ní eléyìí ṣàlàyé bí àwọn mùsùlùmí ò ṣe kí ń kírun lẹ́yìn àwọn manáfikí so trend kan wà tíyàn ti notice ń bí ẹni tó bá ń fọkàn tẹ̀lé ọ̀nà ìpẹ́ ti sàkíyèsí pé ìgbà táwọn rọ́fídọ̀ bá fẹ́ lo sọ̀hábà kan so yóò di mùsùlùmí so tán bá fẹ́ lo against ti sọ̀hábà mi so sọ̀hábà yóò di mùsùlùmí lápẹẹrẹ ìsìn bóyá wọ́n fẹ́ sọ pé sọ̀hábà yìí kàfàrọ̀ sọ̀hábà kan ó ṣe ìkẹ́kẹ́ fún yóò di mùsùlùmí so lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ bá tún ti lè òun náà tán báyìí òun náà tún bọ́ sí jùmúlà àwọn kùfàr so òun náà tún bọ́ sí náà àwọn kèfèrí so eléyìí eré tán máa ń ṣe lórí ẹni tán tó rò pé bóyá kò ní láàkáì tí ó fọkàn tẹ̀lé tí wọ́n ń ṣe nìyàn so wọ́n ní Najah at-Ta'i nínú tírà rẹ̀ so limadha lam yusalli alayhi ala al-muluki thalath page 114 ó ní wa hadha yubayyin onílé yìí ń ṣàlàyé ọ̀ ta'awuda al-muslimin ìtẹpẹlẹmọ́ àbí in tó ti dàsà fáwọn musulmi ala adami salati khalfa al-munafiqin nípé wọn kí munafiki muta'allimina dhalika min an-nabiy sallallahu alayhi wa sallam ó ní wọ́n kọ́ ilé látọ̀dọ̀ annabi idan ẹmọ bọ́ ó ní nígbà náà kana mi'atu sahaba pé àwọn hundreds àwọn sahaba lam yusallu khalfa Uthman nígbà wọn kírun lẹ́yìn Uthman bóòlù sì mọ̀ pé 100 ni sì báwọn tó kọ́kọ́ dákọ lókè nìyàn so bá ṣe ma ń gẹ́gẹ́ ni wọ́n ni summa izdada hadha al-adad ó ní òǹkà yìí tún lékún ila mi'at so ní pé ó tún increase hundreds wọ́n ni summa ila alaf wọ́n ni ó tún increase sí thousands wa intaha al-wad'u ó ní situation padà hendi síbi pé bitọ́rìdì osman pẹ̀lú pé wọ́n lé osman bin sọ́láti juma'a so àwọn sọ̀hábà ló sọ pé wọ́n ṣe báyìí so àwọn sọ̀hábà ní fẹ̀sùn kàn pé wọ́n ṣe báyìí so ní pé wọ́n táhàlì wádùn ní pé situation padà hendi sí pé bitọ́rìdì osman pẹ̀lú pé wọ́n lé osman bin sọ́láti juma'a so kún bí irun juma'a wal jama'a àti jama'a muddata arba'ina yawman fún 40 days qabla maktalihi síwájú kan tó wá pa so in tarakunrin yìí sọ ni gbogbo eléyìí àfihàn wa kí ni àdìsọ́kà àwọn Rāfidah so nípa khilafa Uthman àti nǹkan tó wọ́n sọ nípa Uthman pé Uthman jẹ́ khalifa ni so gbogbo àwọn nǹkan tó wọ́n sọ tá ń sọ pé wọ́n sọ yìí náà so nínú àwọn ọ̀rọ̀ so insha Allahu ta'ala pẹ̀lú àwọn àlàyé so gbogbo ó yé pé irọ́ ni o so àti pé wọn ò ní isnad ìdáparọ́ mẹ́ni ni ìparọ́ máa sàhábà nígbà tó bá wà convenient fún wọn ìgbà tó bá rọ̀ wọ́n lọ́rùn tó bá bá ìfẹ́nu wọn mu wọ́n sọ àwọn sàhábà di mùsùlùmí so ìgbà tó bá tún ti rí pé àwọn ti lóun fẹ́ lò wọ́n tún di kèfèrí padà so kò jẹ́ bó jẹ́ lábàlá yẹn so in tó kù tàwà fẹ́ wò àti wò síwájú bó ni wọ́n ṣe yan Usman ní khalifa so ti wọ́n nínú Sahihul Bukhari so in tó wá kù ní kíkà fún wa nínú tírà al-Bidaya wa Nihaya ti al-Hafiz Ibn Kathir rahimahullahu ta'ala so al-Hafiz Ibn Kathir rahimahullahu ta'ala wọ́n sọ nínú al-Bidaya wa Nihaya mujalladi ẹlẹ́keje so mujalladi ẹlẹ́keje so page 144 dé 147 nǹkan ta fẹ́ kà fún wa yìí so page 144 dé 147 nǹkan ta fẹ́ kà fún wa yìí so túnmọ̀ pọ́lọ̀ tó gùn gan tó sì so alimam ibn kathir rahimahullahu ta'ala wani sanata arba'in wa so sanata arba'in wa ishirin so ibi tí wọ́n fi fẹ́ bẹ̀rẹ̀ ọdún uh, 24 hijira so wani khilafatu amiri al-mu'minin usman uh, ibn affan usman ibn affan usman ibn affan radiyallahu anhu wọ́n ni thumma stahallat sanata 24 so ni tó fi sàkọlì rẹ̀ ni khilafatu amiri al-mu'minin uthman ibn affan wọ́n ni fafi awwali yawmin minha alimọ́ ibn kathir sọ pé ilé òjò alákọ̀ọ́kọ́ so dúfina amirul mu'minin عمر بن الخطاب وصي عمر بن الخطاب لجلاله رضي الله عنه وذلك يوم الأحد في قول وني وجو جو سندي سوني كانوا عمره وني وبعد ثلاث ايام لن يجمتو بويع امير المؤمنين عثمان بن عفان wọ́n búra ìjólórí fún olórí àwọn mu'mini Uthman ibn Affan radiyallahu anhu wọ́n ní Ibn Kathir sọ pé kana Umaru radiyallahu anhu Umaru kọ́nà ọba kó yọnu sí qad ja'ala al-amra ba'dahu shura bayna sittati nafar Umaru ṣe alamari khilafa lẹ́yìn rẹ̀ ó ṣe ní ṣúrà ó ṣe ní nǹkan tí wọ́n ronú sí tí wọ́n jíròrò sí so láàrin àwọn èèyàn mẹ́fà kí wọ́n yàn kan láàrin wọn wa hum Uthman ibn Affan àwọn èèyàn mẹ́fẹ̀fà yìí ni Uthman ibn Affan Ali ibn Abi Talha ah Ali ibn Abi Talib so Ali ibn Abi Talib so bákan náà Talha ibn Ubaydillah الزبير بن العوام سعد بن أبي, أبي وقاص عبد الرحمن بن عوف رضي الله عنهم صامفة فاين وني ابن كثير تسواجك وتحرج أن يجعلها لواحد من هؤلاء على التعيين وني عمر ó lè fún láti pé kó yanyàn kan so nínú àwọn ẹni yìí وقال لا أتحمل أمرهم حيا وميتا ó ní ah ilé ẹ̀mí mi ò gbé ilé gbé mú wà láyé ni àbí kí n kú kí wá yẹ nìkan kí n yẹ nìkan àbóvú àwọn márùn-ún yòókù wa in yuridillahu bikum so ẹ rí pé àwọn riwayati àwọn ah, ẹgbàwá nípa tó ṣẹlẹ̀ yìí wọ́n jọra wọn àwọn alfáàzù wọn jọra wọn torí pé al-Imam Ibn Kathir wọ́n jẹ gbogbo ẹ̀pọ̀ so láti fún wa ní súrọ̀ tó pé jùlọ so bóòlù sí ṣẹlẹ̀ wọ́n ni wa in yuridillahu bikum khayran so wọ́n ni Umar wọn sọ pé tọ́nà ọba bá fẹ́ dáadáa fún yóò yajma'ukum ala khayri ha'ula yóò kó yín sábẹ́ ẹni tó dájì nínú àwọn ẹni kama jama'akum ala khayrikum ba'da nabiyyikum gẹ́gẹ́ bó ṣe kó yín sí abẹ́ ẹni tó lọ́lá jùlọ so láàrin nínú yín lẹ́yìn annabi yín sallallahu alaihi wasallam ibn kathir ni wa min tamami war'ihi nínú war'u umar tó pé jùlọ lam yadhkur fi shura kò dákọ níbi shura níbi pé àwọn tí wọ́n jíròrò láàrin ara tí wọ́n yẹ̀yàn kan láàrin àwọn kò dákọ Sa'id ibn Zaid so kò dákọ Sa'id ibn Zaid uh, ibn Amr ibn Nufail so Ibn Kathir ní kò wọn dákọ ẹni wọn dákọ Sa'id ibn Zaid ibn Amr ibn Nufail so Ibn Kathir sọ pé wọn dákọ sahabiyun jalili so kí ló dé li'annahu ibn ammihi torí pé cousin umaru ni so torí cousin umaru ni tàbá ó kọ sahaba alápẹ́lẹ̀ so sa'id ibn zaid so ibn amr so ibn nufail kí wá ni ó kọ ti umaru ti ó kọ umar ibn al-khattab ibn nufail so umar ibn al-khattab ibn nufail so wani torí pé li annahu ibn ammihi wọ́n torí pé cousin umaru ni so bóyá second cousin umaru ni khashiya an yura'a fayuwalla li kawnihi ibn ammihi wọ́n ní umaru bẹ̀rù ní pé kí wọ́n má wà má látara pọ̀lítán ní fún umaru kó máa ṣe pé òun ní ó padà yàn látara cousin rẹ̀ falidhalika tarakahu nítorí náà ni Umaru fi filẹ̀ Ibn Kathir ni wa huwa ahadul asharati al-mashhudi lahum bil janna so Sa'id ibn Zaid òun náà sì wà nínú àwọn mẹ́wàá so tí wọ́n jẹ́ ni tí Ànábì sallallahu alaihi wasallam jẹ́rìí aljanna fún wọn bal jaa fi riwayati al-Madaini so Ibn Kathir sọ pé wá nínú riwaya al-Madaini so al-mu'arrikh al-mashhur so al-madaini so nínú àwọn olùkọtàn tí àwọn tó wá lẹ́yìn wọn tí wọ́n ma mú látọ̀dọ̀ wọn gan so gẹ́gẹ́ bó ṣe pé àwọn tó wá nù síra wọn ma mú látọ̀dọ̀ ibn ishaq ibn hisham al-waqidi àwọn bẹ́ẹ̀ so ma mú láti yọ̀dọ̀ al-madaini náà so àwọn ní so at-tabari ni ibn kathiri ni àwọn tó pọ̀ gan so wọ́n ma ń gbára lé riwaya al-Madaini so àwọn ẹlòmí sì ma ń yan sásàyàn èyí tó bá lálàáfíà nù rẹ̀ so nínú wọn ni al-Hafiz ibn Kathir so láwọn ìgbà mìíràn wọ́n ni fi riwayati al-Madaini an shuyukhihi wọ́n ni ibn Kathir ni kódà ó annahu stathnahu min bainihim ní pé Umaru dá sàlẹ́sà ó dá sàlẹ́sà ó yọ ọ́ kù láàrin wọn wa qala ó wá sọ pé lastu mudkhilahu fihim àìyìn ní fi sáàrin wọn ó ní wa qala li ahli shura Ibn Kathir sọ pé Umar radiyallahu anhu sọ fún àwọn tí wọ́n fẹ́ ṣe shura pé yahdurukum Abdullah kí Abdullah kí ó wà pẹ̀lú yín يعني ابنه that is ọmọ rẹ̀ ọmọ Umar Abdullah ibn Umar wa laysa ilayhi min al-amri shay'un amma kò ní kankan nínú al'amari yani bal yahduru shura ibn Kathir ni kókan attendi shura ni wani wa yushiru bin nushi so kó sì kó fún yí ní mana wala yuwalla shay'an ṣùgbọ́n ẹ̀bọ́dọ̀ fi jẹ kankan wọ́n ni wa awsa wọ́n ni bákanáà Umar radiyallahu anhu ó tún sàsọ tẹ́lẹ̀ pé an yusalliya bin nas ní pé kó ma kírun fáwọn èèyàn Suhaib ibn Sinan ar-Rumi sahabiyun jalil so Suhaib ibn Sinan ar-Rumi so wọ́n ni pé Suhaib ibn Sinan ni kó ma kírun fáwọn èèyàn thalathata ayyam fọ́jọ́ mẹ́ta hatta tanqadiya shura títí tí shura fi parí títí wọ́n fi yan olórí láàrin wọn wa an yajtami'a ahlu shura wọ́n ní àwọn tí wọ́n ní jẹ́ shura yìí kí wọ́n kójọ papọ̀ wa yuwakkalu bihim unasun kí wọ́n sì fi àwọn èèyàn kan kí wọ́n fi sọ àbí kí wọ́n fi mójútó wọn hatta yanbarima al-amru títí tí alamari ó fi yanjú wa wakkala bihim khamsina rajulan minal muslimin wọ́n ni ó fi sí wọn abó fi sọ wọn àwọn èèyàn 50 nínú àwọn musulmi wa ja'ala alayhim mustahithan Aba Talha ó wá ṣe fún wọn ó yàn fún wọn ẹni tí ó ma jẹ́ olùkẹ́ wọn lójú àbí olùgbà wọn níyànjú so níbi alamari yẹn abu talha al'ansari walmiqdad ibn al'aswad al-kindi so àti al-miqdad wọ́n ní wa qad qala umar ibn al-khattab wọ́n ní umar ibn al-khattab gana ti ti sọ fúnra rẹ̀ bima adhunnu an-nas ó ní ìrọ̀páwọn èèyàn ya'diluna bi uthman wa ali ahada ní pé wọ́n ó yẹn nìkan lórí Usman àbí Ali ọlọ́run ò rò bẹ́ẹ̀ innahuma kana yaktubani al-wahyi bayna yaday rasulillahi sallallahu alaihi wasallam ara méjì ma ń kọ wáhìí sọyìn tó bá sọ̀kalẹ̀ sọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run Ọba bima yanzilu bihi Jibrilu alayhi nínú nǹkan tí bá sọ̀kalẹ̀ fún so qalu so falamma mata umaru radiyallahu anhu wani nígbàtí umar kú wa uhdirat janazatu wọ́n sì gbé janaza rẹ̀ kalẹ̀ tabadaro ilayha aliyun wa usman so ali àti usman dìde sí wọ́n yára sí so ayyuhuma yusalli alayhi ní pé ìkannu àwọn méjì wani ó kírun sí abdurrahman ibn auf wọ́n ní abdurrahman ibn afu wá sọ fún wọn pé lastuma min hadha fi shay so ẹ̀mẹ́jì ẹ̀ ní kankannu alamari innama hadha ila suhaib ẹni tí ó kírun sí umaru lára ọ̀nà ni suhaib alladhi amarahu umaru an yusalli tó ṣe pé òun náà ni umaru pàṣẹ pé kí ó bá kírun sáwọn èèyàn an yusalli abin nas so ẹ wo báwọn sahaba sí ma ń ṣe wasiyya bá ṣe ma ń gbìyànjú tó láti ṣe nǹkan tí ẹni tí ó bá kú láti implement nǹkan tó bá sọ so torí pé ẹ̀ṣẹ̀ ní kíyàn máa implement ẹni tó kú ó sọ pé nǹkan báyìí báyìí báyìí báyìí lòun fẹ́ kíyàn sí sí nínú nǹkan tí è ṣe haram nínú nǹkan tó tọ́ so èyàn wákọ̀ èyàn ò sí ẹ̀ṣẹ̀ ni ò wọ́n ni fataqaddama Suhaib wọ́n ni Suhaib wá bọ́ síwájú wa salla alayhi ó wá kírun sí Umar lára ونزل في قبره مع ابنه عبد الله wọ́n ní wọ́n wá wọ́n sọ̀kalẹ̀ sínú sàárì papọ̀ mọ́ Abdullah ahlu shura àwọn tí Umaru yà pé kí wọ́n jíròrò láàrin ara wọn kan gbàmọ̀ràn ara wọn síwá Talha so yàtọ̀ sí Talha fa innahu kana ghaiban wọ́n lọ́wọ́ sí so ẹwọ nkẹ ẹ̀ẹ̀rí rí àwọn èèyàn kí wọ́n rò mọ́ eléyìí o ẹ̀kọ́ leléyìí o ẹ̀ẹ̀rí rí wọn kí wọ́n so papọ̀ mọ́ eléyìí kan mọ́ ní ah Talha gan ò sí ń bẹ̀ ó túnmọ̀ pé kò gba Umar wọlé nù ẹ̀ẹ̀rí rí wọn kí wọ́n ẹ̀ẹ̀rí rí ká máa fẹ́ lóyìí so báwọn aládánwò ṣe rí so wọ́n ni falamma furiqa min sha'ni nígbàtí wọ́n parí sínsin Umar jama'ahum al-Miqdad ibn al-Aswad wọ́n ní al-Miqdad ibn al-Aswad kó gbogbo wọn papọ̀ fi bayti al-Miswar ibn Makhrama so sílé Miswar ibn Makhrama wa qila fi hujrati Aisha wọ́n tún ní wàrá yàrá Aisha ni wọ́n kó gbogbo wọn papọ̀ sí wa fi bayti mal ara wọ́n ilé owó ni wọ́n gbogbo wọn kójọ papọ̀ sí wa qila fi bayti fatimata binti qais ukhti ad-dhahhak ibn qais wọ́n ní yára ilé fatima ibn qais ni tó jẹ́ ukht tó jẹ́ ọmọ ìyá so fún ad-dhahhak ibn qais so ibn kathir ni wal awwalu ashbahu alákọ̀ọ́kọ́ ló sì fẹ́ jọjú ibn kathir ni alákọ̀ọ́kọ́ ló fẹ́ jọjú pé á ah, ilé miswar ni wọ́n kójọpọ̀ sí wallahu alam wọ́n ni fajalasu fil bayt wọ́n jùkú sílé wa qama abu talhata yahjubuhum wọ́n ni abu talha tí umaru yàn pé nínú àwọn èèyàn 50 tí ó ma tó wà kálà pẹ̀lú ṣúrọ̀ so abu talha al wọ́n ni Abu Talha wá ń gáàdì wọn wọ́n ni wajaa Amr ibn al-As wọ́n ni Amr ibn al-As wá wal-Mughira ibn Shu'bah wọ́n ni àti al-Mughira ibn Shu'bah fajalasa min wara'il wọ́n ni àwọn èjì jòkó sẹ́nu sẹ́yìn ilẹ̀kùn wọ́n ni fahasobahum àti láti fi lé wọn kún bẹ̀ wàtọ́rọ̀dáhùnmá ó sì lé àwọn méjèèjì lọ wàkọ́ọ̀lá ó wá sọ pé jíktùmá lìtẹ̀kúlà hadọ́rùná amọ̀rọ̀ ṣúrọ̀ so méjì wá kẹba fi lè sọ pé ẹ̀yin náà gan ní ṣúrọ̀ àbí so Ibn Kathir wá nínú àmánà annaklu so Ibn Kathir wá ní rọwáú almadaini ìbí al-Madaini ló gbà wá an mashayikhihi láti ọ̀dọ̀ àwọn àfá rẹ̀ wallahu a'lamu bi sihhati ọlọ́ọ̀bá ló sì nímọ̀jù nípa ìlàlàfíà rẹ̀ so ọlọ́ọ̀bá ló nímọ̀jù nípa pé so lálàfíà rẹ̀ so uh, but nínú àwọn riwaya àwọn Rāfidah àwọn sọ pé al-Miqdad wá wá so ní pé uh, al-Mughira so àbí al-Miqdad so ní pé wá wá so ní pé ìgbà tó wá wá wọ́n sọ fún pé ah ẹ má yan Uthman fa innahu shaytan so ní pé torí pé shaytan ni nínú tírà àwọn Rāfidah bó ṣe wà ń bẹ̀ nìyẹn o so ẹ jẹ́ ká padà lọ sínú ọ̀rọ̀ Ibn Kathir Ibn Kathir ni wal maqsudu to in asagbalero annal qawma ní pé àwọn èèyàn àwọn tí wọ́n márùn yàn yìí khalasu minan nas wọ́n dáwà kó lọ́dọ̀ àwọn èèyàn fi baytin sílé kan yatashawaruna fi amrihim wọ́n gbára wọn ní márùn nípa alamari wọn alamari khilafa fa kathura al-qawl ọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ sí ń pọ̀ wa 'alati aswat ohun bẹ̀rẹ̀ sí ń ga wa qala wọ́n ni abu tó jẹ́ hajib wọn tó jẹ́ tó ń gáàdì wọn so ó wá ní inni kuntu azunnu ó lè mi ó lè mi ń rò pé an tudafi'uha ní pé gbogbo yín ma kẹ ma dá ọ̀rọ̀ khilafa ibn ni walam akun azunnu an tanafasuha èmi ò rò pé ma jasi so èmi ò rò ma jasi so but a rí pé ele ìtakò àyíká tó wà ní Bukhari àtàwọn ẹgbàwá mi nípa pé wọ́n bẹ̀rẹ̀ sí ń filẹ̀ fúnra wọn so ah, az-Zubayr filẹ̀ fún Ali eléyìí filẹ̀ fún Uthman eléyìí filẹ̀ fún ah, Abdurrahman so wọ́n ni ala kulli hal Ibn Kathir sí tẹ̀síwájú pé thumma sara al-amru ba'da huduri Talha ila an fawwada thalathatun minhum ma lahum fi dhalik ila thalatha wọ́n lẹ́yìn ìgbà tí Talha dé so ẹ̀yàn pé wọ́n ti sọ mí báyìí pé òun ò sí níbi tí wọ́n ti ń Umar Talha ibn Ubaidillah so wọ́n ní nígbà tí Talha dé wọ́n ní sara al-amru alamari di pé ila an fawwada thalathatun minhum nípa àwọn mẹ́ta láàrin wọn wọ́n filẹ̀ so ma lahum in tó jẹ́ ti wọn fi dhalik bi ẹ̀tọ́ tí maru fi sani wọ́n ila thalatha wọ́n fi ya mẹ́ta wọ́n ni fafawwada zubair ma yastahiquhu min al-imaratu ila ali azubair in tó lẹ́tọ̀ sí nínú imara ó fún ali wa fawwada sa'd ma lahu fi dhalika ila abdurrahman ibn auf in ẹ̀tọ́ tó wọ́n ní bẹ́ ó fún abdurrahman ibn auf wọ́n ni wà tárọkà tọ́lhàtọ̀ haqqahu ilá Uthman ibn Affan so tọ́lhà ẹ̀tọ́ tó ní ó fún Uthman ibn Affan radiyallahu anhu wọ́n ni faqala Abdurrahmanu faqala Abdurrahmani li Ali wa Uthman wọ́n ni Abdurrahman ibn Auf wá sọ fún Ali àti Uthman pé ayyukum yabra'u min hadha al-amr ta ni ó bọ́ra rẹ̀ níbi alamari fanufawwidul amra ilayhi táwà tí alamari sọ́dọ̀ rẹ̀ wọ́n ni wallahu alayhi wal islam so ọlọ́wọ́ bá sì jẹ́ ẹlẹ́rìlẹ́ lórí àti islam laliwaliyanna afdala rajulayn albaqiyayn ní pé yóò yan ẹni tó dájú nínú ẹ̀yin méjèèjì tó kù yóò yan so kìí kàn sí pé ẹkàn jùlẹ̀ látara pé ẹkàn fẹ́ jùlẹ̀ so ẹ make sure pé ẹni tẹ́ yàn ẹ make sure pé tọ́ ẹni tó dáa so nínú àwọn méjì tó kù nínú ẹ̀yin méjì tó kù lẹ́yìn láàrin ara yìí wọ́n ní fa askata shaykhon ali yun wa usman wọ́n ní ali àti usman dákẹ́ faqala abdurrahman wọ́n ní abdurrahman wá sọ pé inni atruku haqqi min dhalik ẹ̀tọ́ mi tó wà ń wallahu alayya wal islam ọlọ́run ọba àti islam sì jẹ́ olùjẹ́lẹ́rí mi an ajtahida ní pé ma gbìyànjú fa uwalliya ulakuma bilhaq ma yan ẹni tí ó lẹ́tọ̀ sí jù nínú ẹ̀yin méjèèjì faqala na'am àmẹ́jì bá agri pé bẹ́ẹ̀ni àyàn ọkọ̀ yan ẹni tí ó lẹ́tọ̀ sí jùlọ wọ́n ni thumma khataba kulla wahidin minhuma bima fihi min al-fadl lẹ́yìn náà ó wá bẹ́ẹ̀ ní kọ̀kan sọ̀rọ̀ pẹ̀lú ọlá tí ń bẹ lára rẹ̀ wa akhadha alayhi al-ahd wal-mithaq ó ah, tó bá sì ṣe pé wọ́n yẹ lómi ilé lórí ni la yasma'anna wa la yuti'anna yóò gbọ́rọ̀ yóò sì tẹ̀lé fa qala kullun minhuma na'am so àwọn méjèèjì Ali àti Usman sọ pé bẹ́ẹ̀ ni wọ́n ni thumma tafarraqu lẹ́yìn náà àwọn èèyàn pín àwọn èèyàn dìde kó wọ́n ja'alul amra ila abdurrahman ibn auf àwọn gbogbo wọn náà ni wọ́n jọ agree pé tọ́ kálámàrí kó ma lọ sọ́dọ̀ abdurrahman ibn auf kó decide liyajtahida lil muslimina fi afdalihim kó bá fi lè gbìyànjú fáwọn musulmi láti yẹn ni tó lọ́lá jù fún wọn wọ́n ni liwalihi kó wá fi jẹ olórí wọ́n ni fa yudhkar annahu sa'ala man yumkinuhu su'a ma yumkinuhu su'aluhu wọ́n ní abdurrahman bí gbogbo ẹni tó possible láti bí so min ahli shura nínú àwọn tó ṣe pé àwọn náà wà nú àwọn tí wọ́n Umar yàn pé kí wọ́n jíròrò láàrin ara wọn yẹn ni wa ghayrihim àtàwọn ẹlòmí náà wọ́n ní fala yushiru illa bi Uthman ibn Affan wọ́n gbogbo àwọn tí abdurrahman ibn Auf bí wọ́n gbogbo wọn pátápátá kò sẹ́ni tó ń tọ́ka sí ẹni kankan àyàfi Uthman ibn Affan hatta annahu qala li Ali títí tó fi sọ fún Ali pé ara'ayta in lam wallaka biman tushiru bihi ala wani wani débi pé kódà ó tún bi Ali yìí náà fúnra rẹ̀ pé tó bá ṣe pé wọn ò yàn sínú àwọn ṣúrọ̀ yìí so ta ni wó tọ́ka sí pé kó jẹ́ khalifa fáwọn musulmi qala bi Uthman wọ́n ní Ali sọ pé Uthman ní tọ́ka sí wọ́n ní wa qala li Uthman wọ́n ló sọ fún Uthman pé ara'ayta in lam uwallika biman tushiru bihi pé tí bá yín ọ́ so tó báyìí àbí no tó báyìí pé ara'ayta in so ta ni ó tọ́ka sí wọ́n ní qala bi Ali ibn Abi Talib ó ní Ali ibn Abi Talib ní tọ́kasí wọ́n ní wà zahir ibn Kathir sọ pé èyí tó clear jùlọ anna hadha kana qabla an yanhasira al-amru fi thalatha eléyìí síwájú kí alamari tó rí mẹ́ láàrin yẹn mẹ́ta ni wọ́n ní wa yankhali'a Abdurrahman minha àti síwájú kí Abdurrahman tó yọ pé sọ pé kó tó yọra rẹ̀ pé ah èmi ò bá yín fẹ́ khalifa àmọ́ tẹ́ bá fi yàn pé kí mẹ́ni tí ó dáa jùlọ ń gbìyànjú fún yín liyanzura al-afdal kó bá fi wòye sẹ́ni tó lọ́lá jùlọ wọ́n ní wallahu alayhi wal islam so ọlọ́wọ́ bá sì jẹ́ olùjẹ́rìlé lórí àti islam la yajtahidanna fi afdali rajulayni fayuwalli wọ́n ní thumma nahada abdurrahman nípa àwọn méjèèjì nípa Ali àti Uthman wọ́n ní wa yajma'u wa yujmi'u ra'ya al-muslimina bi ra'yi ru'usi an-nasi wa aqyadihim jami'an wa ashtata wọ́n ní ó bẹ̀rẹ̀ sí ń gádà Abdurrahman ibn Auf bẹ̀rẹ̀ sí ń gádà kí làwọn musulmi rí sí so pẹ̀lú pé àwọn ó bẹ̀rẹ̀ láti bẹ̀rọ ìrò úsì nas àwọn tó ń jẹ́ olórí láàrin àwọn èèyàn àwọn táwọn èèyàn mọ̀ pé á ah, àwọn ẹni síwájú ni wà àkíyádìhìm àwọn olùdarí alamari jẹ̀míyàn ń bèèrè lọ́wọ́ gbogbo wọn lápapọ̀ wà àṣítátán àti lẹ́yìn ní kọ̀ọ̀kan mathna ní méjì méjì wà fúrọ́dá àti ní ẹyọ kọ̀ọ̀kan mujtami'ina wà mujtami'in àti nígbà tí wọ́n bá wà papọ̀ sirron ní kọ̀rọ̀ wà jahron àti ní gbangba hatta khalaso ila nisa ilmukhoddaroti fi hijabihin títí débi pé abdurrahman ibn awf radiyallahu anhu ó tún bi àwọn obìnrin tí wọ́n wà lábẹ́ hijabu wọn so ó tún bi àwọn obìnrin táwọn náà wà nù hijabu wọn pé ah kí lẹ rí sí ọ̀rọ̀ khilafa so that is ó ń ṣe ó ń gba ìmọ̀nà káàkiri eléyìí nínú tawfiq Ọlọ́run bá tọ́lọ́run bá fún so táwọn sọ̀hábà bá ti decide láàrin ara wọn àwárán kò sí kankan mọ́ so àwọn tí Umaru fi ṣíwọ́rọ́ sáàrin wọn kò sí kankan mọ́ but nínú tawfiq Ọlọ́run Ọba ni ẹ wá wo bára mọ̀ rí bó ṣe clear tó yìí àwọn Rāfidah ẹ̀sì tún so ma so bó ṣe hàn tó yìí ṣe clear tó yìí àwọn Rāfidah sì tún so ma so wallahu alam wallahu al-musta'an so uh, wọ́n ni وحتى سأل الولدان في المكاتب wọ́n ní kódà Abdurrahman ibn Auf tó bí àwọn makekeke tán wà láwọn skú so a makatib àwọn ilé kéw so makitaba so àwọn bíta ti ma ń kọ́ àwọn kéw bá sí ń kọǹkan bá sí ń kankan wọ́n ní wà hatta sa'ala man yaridu mina rukban wọ́n ní kódà ó tún bí àwọn tí wọ́n dé láti látọ̀nà jíjìn so àwọn tó travel dé abdurrahman ibn afu tún bí wọn wal a'rab àtàwọn lárúbáwá so ila al-madina àwọn tí wọ́n travel dé sínú medina so abdurrahman ibn auf ó ń bèèrè lọ́wọ́ gbogbo èèyàn pátápátá so wọ́n ń wá ìmọ̀ràn wọn ilé lẹ́lòmí fi ń ṣe lẹ́tọ̀ pé ara nínú pé èèyàn lè àpẹẹrẹ pé èèyàn lè dìbò lélẹ̀ torí pé Abdurrahman ibn Auf náà nígbàtí ó fẹ́ yan ẹnìkan nú Ali àti Uthman so bẹ̀rẹ̀ sí ń gba vóòtì káàkiri ni eléyìí ò bá láàká ìmọ̀ so kódà ká tó sọ pé kò bẹ́ẹ̀rì gan mu kò bá in tí a fi ṣẹ̀rí ò bá mu kò tí ẹ bá láàká ìmọ̀ gan so eléyìí ò bá mu torí pé Umaru fi sáàrin èèyàn kò fi sáàrin gbogbo èèyàn pé yá ẹ dìbò so Talha gan ò fi sáàrin Abdurrahman gan ò fi sáàrin èyàn pé wá dìbò ara so Abdurrahman gba ìmọ̀ràn wọn pé à kílẹ̀ rí sí kílẹ̀ rí sí tó bá yí pé nǹkan mi ló bá in tọ́lọ́wọ́ bá fẹ́ àtòjíṣẹ́ rẹ̀ mú wọn ò ní rò látọ̀dọ̀ irú Abdurrahman ibn Auf pé Abdurrahman ibn Auf wà ṣe táwọn èèyàn fẹ́ yóò wà fi tọ́lọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ so but gbogbo àwọn ẹni àánú so gbogbo irú àwọn ǹkan báyìí ni wọ́n máa ń lò lẹ́rìí so kàn fi bá fẹ́ ẹnu wọn mu gbogbo àwọn fẹ́ ẹnu wọn tafẹ́ ìfẹ́ máa lò nínú Islam so nínú rẹ̀ náà ni democracy kàn fi dùn àwọn kèfèrí nú kí wọ́n fi wá wọn so kàn fi wá káwọn fi ń wápò so wọ́n ni wọ́n ni wala a'rab ila al-Madina wọ́n ní kó dá àwọn lárúbáwá oko tí wọ́n travel wá sí Medina Abdurrahman ibn Auf bi gbogbo èèyàn so fi muddati thalathati ayyam fún ọjọ́ mẹ́ta bí bilayaliha àtàwọn òru rẹ̀ so three days and night Abdurrahman ibn Auf fi ń bi àwọn èèyàn falam yajid ithnain so Abdurrahman ibn Auf orí èèyàn méjì yakhtalifain so tí wọ́n tí wọ́n ní opinion mi àbí tí wọ́n yapa fi taqaddumi Uthman ibn Affan ní pé Uthman ibn Affan ní kí wọ́n yàn ní pé Uthman ibn Affan ló lọ́lá jù illa ma yunqalu àyàfi nǹkan tí wọ́n gbà wá ana Ammar látọ̀dọ̀ Ammar wal Miqdad àti al Miqdad so in tafi wá rí reason tí al-Qummi ti fi ń sọ nìyẹn pé àwọn Shia ti wà tipẹ́tipẹ́ so ní pé àwọn Shia ó fi ń jẹ́ káwọn èèyàn gbọ́yé pé àwọn rọ́fídù táwọn wà lórí ẹ̀ àwọn òròrí burúkú táwọn wà lórí ẹ̀ pé àwọn sọ̀hábà náà ti wà lórí ẹ̀ tipẹ́ so nínú àwọn tán máa ń fíntì sí wọ́n fíntì sí Ammar wọ́n fíntì sí al so eléyìí ọ̀rọ̀ ni o eléyìí wọ́n kàn ń wá in tó lè sọpọ́tì wọn in tó súnmọ́ kó sọpọ́tì wọn jù nínú nǹkan tí àwọn sọ̀hábà ṣe so àbí nínú nǹkan tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn sọ̀hábà so wọ́n wá n tó súnmọ́ tó lè support wọn jù so that wọ́n fi só papọ̀ láti fi justify gbogbo táwọn wà lórí ẹ̀ bọ̀ eléyìí irọ́ ni o so eléyìí sì sàlébù fún Ammar àti al-Miqdad wọ́n ní illa ma yunqalu an Ammar wa al miqdad ní pé àyàfin kan tán gbà látọ̀dọ̀ Ammar àti al-Miqdad annahuma ní pé àmì jẹjẹ o ashara bi aliyin ní pé àmì jẹjẹ tọ́ka sí aliyin ibn abi talib wọ́n ní thumma baya'a ma'a nas so ṣùgbọ́n àwọn náà ní despite gbọ́n tọ́ka sí ali ibn abi talib nígbà tí àwọn èèyàn padà tó padà tí abdurrahman ibn auf tó padà sí pé usman ni ni ó so lórí ìmọ̀ràn àwọn èèyàn so táwọn èèyàn wá búra fún usman so àwọn náà búra papọ̀ ni o alama sanadhkuruhu gẹ́bà sí padà sàlàyé rẹ̀ ابن كثير صلي وني فسعى في ذلك عبد الرحمن وني عبد الرحمن يقبين جوسين كاي ثلاثة أيام فوجو متى بليالي بلياليها بلواء وورورة وني لا يغتمس بكثير نوم وني وني كو سبوكو لان وورو عبد الرحمن بن عوف وصوم نتوري بو نيورا ومسمي وسيني دارو لين عمر الله أكبر illa salatan àyàfi ìrun wa du'a àti ìmá bẹ̀lọ́wọ́ bá wa istikhara àti ìmá ṣe istikhara lọ́sọ́dọ̀ Ọlọ́run bá so nǹkan tí Abdurrahman ibn Auf ń ṣe so ẹwà wo tawfiq Ọlọ́run bá despite gbogbo tawfiq Ọlọ́run bá iná fáwọn sọ̀hábà kò tẹ́ àwọn Rāfidah lọ́rùn so kò tẹ́ àwọn Rāfidah lọ́rùn ìwọ tó wá rò pé ẹjọ́ wá kójọ papọ̀ pẹ̀lú àwọn Rāfidah so ẹ jọ gbé ògo fún Islam so but ẹ bá ti wá gbógo fún Islam tán wọ́n wá fi ilẹ̀ fún wọ so ìwọ ló kàn jẹ olórí so wọ́n ò gbà fáwọn sọ̀hábà níbi tó tọ́lọ̀ ń fi tàòfíkì sí tó báyìí wọ́n wá gbà fún wọ o mọ̀ pé wọ́n tàn ni so wọ́n fẹ́ yé wọ́n nílẹ̀ agbára rẹ láti jà àwọn kèfèrí lógun tá má ti jà àwọn kèfèrí lógun tán ìwọ tó gba àwọn àdìsọ́kàn wọlé à ń bọ̀ wá kí làwọn rọ́fídọ̀ kí lè róngbà tí wọ́n ní sáwọn mùsùlùmí nínú tó wà náà tí àwọn rọ́fídọ̀ ní pé ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí tọ́ ẹ̀jẹ̀ rẹ̀ tọ́ fáwọn rọ́fídọ̀ tó bá mà so wọ́n ní wọ́n ní fasáà fi dhalik abdurrahman wọ́n ní abdurrahman ibn auf gbìyànjú sílẹ̀ thalathata ayyam fọ́jọ́ mẹ́ta bilayaliha àtàwọn òru rẹ̀ la yaghtamisu bi kathiri naum kò sùn púpọ̀ illa salah àyàfi pé kan kírun ni wa du'a àtàdúwà wa istikhara wọ́n ni wa su'alan min dhawi ra'i anhum àti kó ma bi àwọn láàkáì nípa wọn falam yajid ahadan wọ́n ni kò rẹ́ni kankan ya'dilu bi ibn Affan radiyallahu anhu tó gúnríkò lọ́dọ̀ Uthman ibn Affan pé ah, Uthman ibn Affan àwọn rí tó lọ́lá jù wọ́n ni falamma kanati layla wọ́n ni nígbà tó di òru yusfiru sabahuha anil yawmi rabi' min mawti Umar ibn al-Khattab wọ́n ni nígbà tó di òru tó ṣe pé òru yẹn ló lẹ́yìn òru yẹn ni yóò di ọjọ́ kẹrin tí Umar kú so yóò ti di pé tọ ọjọ́ mẹ́ta àtòru rẹ̀ ti pé so nígbà tó di òru yẹn wọ́n ní jáà ila manzil ibn ukhtihi wọ́n ló wá sílé ibn ukhti rẹ̀ so matana cousin rẹ̀ al ibn makhrama wọ́n ní faqala wọ́n ló wá sọ pé ana imun ya miswar onísùnsùn ni rẹ̀ miswar oní wallahi mo búra pẹ̀lú Ọlọ́run ba lam aghtamid bi kathiri naumin ó ní àìyìn sun púpọ̀ mọ́nzọ̀ thalath láti látọjọ́ mẹ́ta ìrónusùn wọ́n ni izhab lọ fad'u ilayya aliyan wa uthman lọ pé aliyan àti uthman fún mi wọ́n ni qala wọ́n ni al sọ pé faqultu bi ayyihima abda ta ní kí n kọ́kọ́ pè wá nù wọn ọ̀kọ́ọ̀dá bí ayyihima shi'it ẹni tó bá wọ́ náà nù àwọn méjì náà ni so gbogbo àwọn nǹkan ilẹ̀ kọ́ wọn bẹ́ọ̀ qala fa dhahabtu ila aliyin wani miswar ni mo wá lọ sọ́dọ̀ ali fa qultu na'am miswaru ní bẹ́ẹ̀ ni qala man onítani qultu uthman ibn affan so ní pé uthman ibn affan qala bi ayyina bada talokoko dako qultu lam ya'muruni bi dhalik ó ní kò dako ẹni kankan fún mi bal qala yálà ó sọ pé ud'u li ayyahuma shi'ta awwalan yálà ní tó sọ fún ni pé ẹni tó bá wọ̀ ọ̀nà àwọn méjì náà ni kó kọ́kọ́ pè faji'tu ilayka mo wá wá sọ́dọ̀ tiẹ̀ qala fa kharaja ma'i ó ní ó wá tẹ̀lé mi falamma mararna bidari usman ibn affan nígbàtà kọjá lẹ́gbẹ̀ẹ́ lé usman ibn affan jalasa aliyun aliyu jókòó hatta dakhalt títí mo fi wọlé fawajadtuhu yutiru ma'a al-fajri mo wá rí so mo rí lẹ́ni tí wọ́n ní faqala li kama qala li aliyun sawa wọ́n ní bí aliyu ṣe sọ fún mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni osman náà ṣe sọ wọ́n ní thumma kharaja gbogbo tí osman bí mi gẹ́gẹ́ eh, gbogbo bí mi so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni osman náà ṣe bí mi wa huwa qa'imun yusalli ó sì dìde lẹ́ni sí falamma nsarafa wọ́n ní lẹ́yìn bàtó kírun tán aqbala ala aliyin wa uthman so ó súnmọ́ ali àti uthman faqala wọ́n sọ pé innama qad sa'altu an-nasa ankuma mo ti bi àwọn èèyàn nípa ẹ̀yin méjèèjì falam ajid ahadan ìwárẹ́ nìkankan o ya'dilu bikuma ahadan tó gbọ́lá fẹ́lòmí lórí ẹ̀yin méjèèjì so ìyẹ̀rẹ́ nìkankan tó gbọ́lá fẹ́lòmí lórí ẹ̀yin méjèèjì thumma akhadha al-ahda ala kullin minhuma lẹ́yìn náà ó tún gba ìbúra àwọn méjèèjì aidan lẹ́ẹ̀kan sí la in wallahu ní pé tó bá fi jẹ olórí la ya'dilan ní pé yóò ṣe dédé wala in walla alayhi tó bá sì fẹ́ lómi jẹ olórí lé lórí la yasma'an yóò gbọ́ wala yuti'an yóò sì tẹ̀lé thumma kharaja bihima ila al-masjid lẹ́yìn náà ó wá máa méjì lọ mọ́sálásí wa qad labisa Abdurrahman al-imamata wọ́n ní abdurrahman ti wéláwà ní allati ammamahu rasulullahi sallallahu alaihi wasallam so yi tó ṣe pé annabi sallallahu alaihi wasallam wé wa taqallada sayfan so ó tún wá fi ìdà ó fi kọ́yìn wọ́n ní wa ba'atha ila wujuhi nasi min almuhajirina wal ansar ó wá ránṣẹ́ sáwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn kankankankanú àwọn èèyàn nínú àwọn muhajirina tàwọn ansar wọ́n ní wa nudiya fi nas wọ́n ní wọ́n tún kígbe láàrin àwọn èèyàn àbí wọ́n ké láàrin àwọn èèyàn pé ammatan wọ́n ni pé as-salatu jami'a wọ́n ni famtala al-masjidu wọ́n ni masalasi kó hatta ghassa bin nas sí tó fi kún fáwọn èèyàn so wa tarassa an-nasu àwọn èèyàn wà papọ̀ wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn fún pọ̀ wa papọ̀ débi pé hatta lam yabqa li mawdi'un yajlis kò sáyè fún Uthman tí ó jókòó sí illa fi ukhrayati an-nas àyàfi lẹ́yìn lẹ́yìn àwọn èèyàn wa kana rajulan hayyan Uthman sì jẹni tó ma ti ju radiyallahu anhu wani thumma sa'ida Abdurrahman ibn Auf lẹ́yìn Abdurrahman ibn Auf gun mimbara rasulillahi sallallahu alaihi wasallam mimbari òjísí ọlọ́wọ́ ba fa wuqufan tawilan wọn ló dúó ó pẹ́ gan wada'a du'a'an tawilan so ó tún sàdúwà falam yasma'uhu an-nas àwọn èèyàn gbọ́ nǹkan tó ń sọ wọ́n ni thumma takallama lẹ́yìn ó sì wá sọ̀rọ̀ faqala ó wá ní ayyuhan nas ó ní ẹ̀yin yau inni falam ajidkum in rẹ̀ nìkan kannu yíò ta'diluna bi ahadi hadhaini rajulayn tẹ gbọ́láfẹ́lómi tó ju àwọn alákùnrin méjèèjì lọ imma aliyun yala ali wa imma usman abi usman faqum ilayya la ya ali ó ní dìde sí ali faqama ilayya so abala yíò wà rí èyí ò rí ọlá ńlá tí ń bẹ ali àti pé àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam wọn ikin ṣe munafiki wọn ò sì kí ń fi nifaqo bára wọn lò wọn ni faqum ilayya ya ali ó ní dìde sí mi rẹ̀ ali faqama ilayhi wọn ni ó dìde fawaqafa tahta al-minbar ó wá dó sí iwájú minbar fa akhadha abdurrahman wa sunnati nabiyyihi sallallahu alaihi wasallam àti sunna nabi rẹ̀ wa fi'li abi bakrin wa umar àti tí abubakar àti umar ṣe wọ́n ní qala allahumma la allahu akbar ẹwọ ali so wọ́n ní ali ni ara ẹwọ àwọn sọ̀hábà wọ́n ṣe manáfikí so àwọn sọ̀hábà bọ́pá wọ́n bọ́sẹ̀ kóònù manáfikí so wọ́n nínú jẹ́ manáfikí bọ́rọ̀ bá ṣe rí so bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe so so lókùngbà tó bá ti jẹ́ òdodo lókùngbà tí ó bá ti takon tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó jíṣẹ́ rẹ̀ wà lórí rẹ̀ wà ní qala Allahumma la onílára walakin ala juhdi min dhalik àmá nínú tó sọ yẹn pé lórí tíra Ọlọ́run bá lórí súnnà nabi àti lórí in tí Abubakar àti wàkọ́lá kum ilayya ya Uthman ó ní rẹ̀ dìde sí mi ẹ wá Ali kò sí ìfẹ́ ìjẹ́pò so eh, kíyàn wá parọ́ débẹ̀ ara so òdodo náà ni so wọ́n ní wàkọ́lá kum ilayya ya Uthman ó ní dìde sí mi rẹ̀ Uthman wọ́n ní fa akhadha biyadihi wọ́n wá mú ọwọ́ rẹ̀ wọ́n ní fa qala hal anta mubayyi so búra fún mi ala kitabillah lórí tíra ọlọ́wọ́ وسنة نبيه صلى الله عليه وسلم àti súnnà nẹ́bí rẹ̀ wọ́n ni wà fi'li Abi Bakr wa Umar àti tí Abubakar àti Umar ṣe qala Allahumma na'am wọ́n ni tọ́wọ̀ pẹ̀lú yọ̀ndọ̀ ọ̀nà ọba bẹ́ẹ̀ qala fa rafa'a ra'sahu ila saqfi al-masjid wọ́n ni ó wá gbé orí rẹ̀ sí òkè masalasi wa yadahu fi yadi Uthman so ọwọ́ rẹ̀ sì wà lọ́wọ́ Uthman fa qala Allahumma isma' washhad tọ́ ọlọ́wọ́ bá gbọ́kù sí jẹ́rìí sí nǹkan tí Uthman sọ́wọ́ allahumma sma'a wa shahad ọlọ́wọ́ bá gbọ́ kó sì jẹ́rì sí ọ allahumma sma'a wa shahad wani allahumma wani abdurrahman ibn afu wa sọ pé ọlọ́wọ́ bá inni qad khala'tu ma fi raqabati mo ti bọ́ nǹkan tó wà lọ́rùn mi min dhalika nínú ìlẹ́tọ̀ sí khalifa yìí fi raqabati uthman sọ́rùn uthman qala faqa'ada abdurrahman maq'ada an-nabiy sallallahu alaihi wasallam wani abdurrahman wá jókòó sáyà nabi sallallahu alaihi wasallam wa ajlasa Uthman tahta wọ́n ní ó wá fi Uthman wá jókòó sí ìsàlẹ̀ rẹ̀ ala darajati thaniya lórí lẹ́vù ẹlẹ́kejì wọ́n ní wa jaa ilayhi an-nas wọ́n láwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí wọ́n bá Uthman yubayi'unahu wọ́n bẹ̀rẹ̀ sí ń búra fún wọ́n ní Ibn Kathir ni wa baya'ahu Ali ibn Abi Talib awwalan ni pé Ali ibn Abi Talib ló kọ́kọ́ búra fún wa yuqalu akhiran wọ́n sì tún sọ pé òun ló gbẹ̀yìn bọ́ra fún wọ́n ni so bí Ibn Kathir rahimahullahu ta'ala bó ṣe gba bí Usman ṣe di khalifa wani ó wá sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ náà ni ó ni wa ma yadhkuruhu kathirun min al-mu'akhirin Ibn Kathir ń sọ̀rọ̀ tó ṣe pàtàkì gan Ibn Kathir ni in tó pọ̀lọpọ̀ àwọn olùkọ́ tó máa ń sọ kabni Jaririn gẹ́gẹ́ bí Ibn Jarir so mo sì ti sọ fún wa tẹ́lẹ̀ pé àkíyèsí ń bọ̀ wá nípa Ibn Jarir gan nínú Tarikh at-Tabari àwọn nǹkan tó pọ̀ gan nínú àwọn nǹkan tó ṣe pé àwọn Rāfidah ma ń gbáralé so ó pọ̀ gan nínú àwọn nǹkan tó jọ mọ́ báyìí nínú Tarikh at-Tabari so wọ́n ni kabni Jarir Ibn Kathir ni wa ma yadhkuruhu kathirun min al-mu'akhirina kabni Jarir ẹ̀rí táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀tàkọ̀tà ma ń sọ àwọn olùkọ̀tà tó ma ń sọ so gẹ́gẹ́ bí ibn jarir wa ghayrihi so àtàwọn ilomina tó yàtọ̀ sí ibn jarir gẹ́gẹ́ bí ibn al-athir àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ani rijalin látọ̀dọ̀ àwọn èèyàn kan la yu'rafun wọ́n ní àwọn èèyàn tí wọ́n mọ̀ àwọn èèyàn tí wọ́n àwọn èèyàn gbẹ́mọ̀ gbàgbà wá látọ̀dọ̀ a ó sì jàmbá mi ó sì tàn mí jẹ wa innaka innama wallaytahu ní pé àti pé ìwọ oyin ẹni o li annahu sihruk wọ́n ní torí pé ó jẹ́ síhìrù rẹ̀ torí pé ó jẹ́ yín lọ rẹ̀ so torí pé ó jẹ́ yín lọ rẹ̀ tó fi yàn nìyẹn wa li yushawiraka kulla yawmin fi sha'ni àti torí kó bá fi lè máa gbàmàrà rẹ̀ lójoojúmọ́ nípa àlámàrí rẹ̀ wa innahu تلكأ وإنه تلكأ حتى قال عبد الرحمن وني أسيبه أدو أدو أقى سنبه علي أقى لنزين صرو حتى قال له عبد الرحمن جيتي عبد الرحمن في صفون بي فمن نكث فإنما ينكث على نفسه صوت أني تبع الجنب أو الجنب للولي أرى لنيو ومن, ومن أوفى بما عاهد عليه الله ṣùgbọ́n tó bá pè nǹkan tí ó ṣe àdéhùn lórí rẹ̀ fọ́lọ́wọ́n bá fasayu'tihi ajran 'azima ọlọ́wọ́ wọ́n padà sẹ́lẹ̀sàn tó tóbi gan wọ́n ni ila ghayri dhalika min al-akhbari al-mukhalifa Ibn Kathir ní àtàwọn nǹkan mìíràn nínú àwọn ẹgbàwá tó yapa lima thabata fi Ibn Kathir ní gbogbo àwọn ẹgbàwá ẹ̀yìn á dánú fáwọn tí wọ́n gbàwá ní ó pọ̀ gẹ nínú àwọn ẹgbàwá tí ò bá mú ara tán gbàwá nípa bó bẹ́ àwọn rọ́fídọ̀ nínú àwọn tíra rọ́fídọ̀ ẹ̀rí mìíràn nínú tíra àwọn ẹ̀rẹ́ lómi náà tó tún fẹ́ kọ̀ nǹkan láyé sí kò tiẹ̀ ní kò ní yànnà náà nǹkan tó fẹ́ kọ̀ so kò ní yànnà náà nǹkan ni tó máa fa so fàhíyà marududatun ala qailiha inú kama a dá padà fáwọn tán sọ ni wa naqiliha àtàwọn tagbawa wallahu alam so ọlọ́wọ́ bá ló sì neman jùlọ wọ́n ni walmadhununu bi sahaba wọ́n ni in ta si ma ro pẹ̀lú khilafu ma yatawahhamu kathirun min ar-rafida so ó yàtọ̀ sí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn rafida ma ń rò wàl'agriya alkusos àtàwọn òpónú onítàn àwọn ọ̀dẹ̀ onítàn tí ó kàn máa sọ torí kí ọ̀rọ̀ fi dùn yóò máa sọ̀tàn yóò máa jú àwọn sàhábà pé in tó ṣẹlẹ̀ láàrin wọn yóò máa sọ̀rọ̀ Ali àti Usman alladhina la tamyiza indahum bayna sahihi al-akhbar wa da'ifiha àwọn tó wa mustaqimiha wa saqimiha àti èyí tó dúró dédé àti èyí tó rẹ̀ so wa mabadiha wa qawimiha so àti èyí tí ó gúnrégé àti àti èyí tí kò gúnrégé wọ́n ni wallahu al-muwaffiqu lis-sawab ọlọ́run ọba ni ó sì máa ń àfihàn sí kòǹgẹ́ dáadáa so kò jẹ́bọ̀ sí jẹ́ nínú al-bidaya wa nihaya ti yayi al ibn kathir so rahimahullahu ta'ala nípa pé bó ni uthman ṣe dé khalifa so alimam ibn asakir rahimahullahu ta'ala wọ́n gbà wá nínú tarikhu damashq ní pé ibn mas'ud so a ní pé ó sọ pé istakhlafna khayra man baqiya ní pé a ti yan ẹni tó dáa jùlọ so nígbà tí wọ́n yan Uthman tán ní pé Ibn Mas'ud sọ gbólóhùn yìí pé a ah, istakhlafna khayra man baqiya a ti yan ẹni tó dáa jùlọ nínú àwọn tó ṣẹ́kù so walam walam na ulhu walam walam na luhu bẹ́ẹ̀ ni a uh, ààlà àgúnríkò láti yàn so that is ayan àgúnríkò láti mayan Uthman so Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala ẹgbàwá tí mo dákọ̀ sí tán látọ̀dọ̀ Ibn Mas'ud nínú Tarikh Damashq tí Ibn Asakir isnad rẹ̀ lálàáfíà isnaduhu sahih isnaduhu sahih ní pé Ibn Mas'ud sọ gbólóhùn yìí ibn taymiyyata rahimahullahu ta'ala sọ nínú al-fatawa al-kubra ó ní qama abdurrahman ibn auf thalathata ayyam bilayaliha ó ní abdurrahman ibn auf ó gbìyànjú fún ọjọ́ mẹ́ta àtàwọn òru rẹ̀ yushawiru al-muhajirina wal ansar in gba ìmọ̀ràn àwọn muhajirun àtàwọn ansar wa tabi'ina lahum bi ihsan àtàwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú ويشاور أمهات المؤمنين أنبا إمانا ويوى النبي صلى الله عليه وسلم ويشاور أمراء الأمصار أنبا إمانا وولوريا وانلو تنرى كيركا آه، حجاز حتى قال عبد الرحمن تجتي عبد الرحمن بن عوف في صبي إن لي ثلاثا لم مغ مغتمض مغتمضت بنوم ni pe ah fojo meta yi in sun pupo فلما كان اليوم الثالث ابن تيمية ní lọ́jọ́ kẹta قال لعثمان ó sọ fún Uthman pé عليك عهد الله so àdéhùn Ọlọ́run bá dọwọ́ rẹ̀ وميثاقه àti ìbúra rẹ̀ in wallaytuka tí ma fi fi ọjọ́ lórí لتعدلن ó sì dédé wala in wallaytu aliyan tí ma wá fi Ali ṣe olórí لتسمعن ó gbọ́rọ̀ wala tuti'an ó sì tẹ̀lé قال نعم oníbẹ̀ẹ́ni wa qala li aliyin ó tún sọ fún àlì pé alayka ahdullah adéwọn ọlọ́wọ́ bá dọwọ́ rẹ̀ wa mithaquhu àti ìbúra rẹ̀ in wallaytuka tí má fi ẹjọ́ lórí la ta'dilan ó sì dédé wala in wallaytu Uthman tí má sì fi Uthman ní sólórí la tasma'an ó gbọ́ wala tuti'an ó sì tẹ̀lé qala na'am ó ní bẹ́ẹ̀ ni fa qala inni ra'aytu an-nasa la ya'diluna bi Uthman ó ní èmìíràn wọ̀nyẹ̀ pé kò sẹ́nì kankan tó gbọ́láfẹ́ lómi lórí Uthman فبايعه علي وني علي وبرف وعبد الرحمن أتي عبد الرحمن وسائر المسلمين أتي أمام مسلمي كنا بيعة رضا واختيار سني براتي ينو أتي سسا من غير رغبة أعطاهم إياها لا يسيب بيو فوانين ككا وفي عثمان so wala rahbatin khawwafahum biha kìí ṣe pó dẹ́rùbà wọn wa hadha ijma'un minhum ilé ijma' ni látọ̀dọ̀ wọn ala taqdimu Uthman ala Ali lórí ìgbọ́lá fún Uthman lórí Ali so al'allamatu Siddiq Hasan Khan wọ́n sọ nínú tíra wọn ad-dinul khalis wani dallal hadith wani hadithin tọ́ka sí ala sihhati khilafati lórí pé khilafa Uthman lálàáfíà faman ankaro khilafata ẹni tó bá fi takò khilafa Uthman so walam yarahu min ahli aljannati wa shuhada kò sì rí Uthman nínú àwọn ẹni tí ó wà láljanna àti àwọn tán shuhada àwọn tán kú sójú ogun àbí tí shahidi wa asa al'adaba fihi bil lisani awil jinan so ó wá ń wúwa aláìlẹ́kọ̀ọ́ so ń wà láìlẹ́kọ́ sí Uthman pẹ̀lú ahán rẹ̀ àbí pẹ̀lú ara rẹ̀ fahuwa kharijun an da'iratil iman irú ẹni bẹ́ẹ̀ ti kó nù iman o wa hayyizil islam ó sì kó nínú islam sọ̀rọ̀ al'allama siddiq hassan khan lélẹ̀ inú tíra wọn ad al-khalis so bákanáà ọ̀rọ̀ ti pọ̀ tó sì wá látọ̀dọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ gan nípa pé àwọn olùmọ̀ wọ́n gbọ́lá fún Ali àwọn gbọ́lá fún Uthman so lórí Ali so àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam ẹnu wọ́n sì kò lórí rẹ̀ nípa ìgbọ́lá fún Uthman lórí Ali àti pé Uthman ọlọ́lá ju Ali lọ kò sì túmọ̀ pé Ali ọlọ́lá nípa àwọn Rāfidah aláìmọ̀kan ni wọ́n nípa àwọn rò pé tẹ bá ti gbọ́lá fún Abubakar ẹ ti ń sọ pé Ali yóò lọ́lá nù the fact pé a ń sọ pé a gbọ́lá fún Uthman lórí Ali gẹ́gẹ́ báwọn sàhábà ṣe gbọ́lá fún so tẹ́nu wọ́n sì kó lórí rẹ̀ so kò túnmọ̀ pé yẹn tẹ́m̀bẹ̀lẹ̀ Ali radiyallahu anhu so kódà ó wà nínú al-Bukhari so ó wà nínú Bukhari látọ̀dọ̀ Ibn Umar radiyallahu anhuma oni kúnnà fi zamani nabiyyi sallallahu alaihi wasallam oni ní gba yà nabi sallallahu alaihi wasallam la na'dilu bi abi bakrin ahadan a kin gbọ́lá fẹ́ nìkankan lórí abi bakr thumma umar laina umar thumma uthman so a laina uthman thumma natruku ashaban nabiyyi sallallahu alaihi wasallam la nufadilu bainahum lẹ́yìn náà a wá fi àwọn sahaba nabi sallallahu alaihi wasallam kalẹ̀ a ní bọ́lá fún wa lórí ara wọn so bí ibn umar ṣe gbà wá ní al-hafiz ibn hajar rahimahullahu ta'ala wọ́n sọ nínú hadithi pé wọ́n ní fil hadith wọ́n ní níbi hadithi taqdimu usman ìgbọ́lá fún usman ba'da abi bakrin wa umar lẹ́yìn abubakir wa umar kama huwa mashhur kama huwa al-mashhur gẹ́bọ́ sí kún ló gbajúmọ̀ inda jùmùhúrí ahìlì súnnà lọ́dọ̀ àwọn tó pọ̀ jù tó pọ̀ gan nínú àwọn onísúnnà wà záhàbà ba'du salaf ṣùgbọ́n apá kan nínú àwọn salaf apá kan nínú àwọn salaf wọ́n lọ síbi ila taqdimi aliyin ala usman níbi ìgbọ́lá fún ali lórí usman so apá nínú àwọn salaf so wọ́n lọ síbi ìgbọ́lá fún ali lórí uh, usman wa mimman qala bihi sufiyanu thawri nínú àwọn tó sọ so nínú àwọn tó gbọ́lá fún ali lórí usman oní sufiyanu thawri wa yuqalu innahu raja'a anhu wọ́n ní sufiyanu thawri sì padà padà lórí ọ̀rọ̀ yìí wọ́n ní wa qala bihi ibn khuzaima wọ́n ní tí ibn khuzaima náà sọ so lẹ́yìn ibn eh, lẹ́yìn ibn Khuzaymah àti síwájú rẹ̀ so síwájú rẹ̀ waqila wọ́n ní la yufaddalu ahaduhuma ala al-akhar àwọn mìí tún sọ pé ara à ní gbọ́lá fún ẹni kankan lórí ẹni kejì qalahu malikun fil mudawwana wọ́n ní al-imam maliki gbà wá nínú mudawwana wa tabi'ahu jama'a wọ́n ní àwọn jama'a kan tẹ̀lé al malik lórí lẹ́yìn minhum yahya al-qattan lára wọn Yahya al-Qattan wa min al-mutaakhirin wọn nínú àwọn tó wá lẹ́yìn lẹ́yìn Ibn Hazm ọ̀nà ni Ibn Hazm so Ibn Hazm yìí wá rí yíò despite báyìí Ibn Hazm nínú àwọn tọ́rọ rẹ̀ le jù lórí àwọn Rāfidah ni Ibn Hajar wá conclude pé wa hadithul bab wa hadithul bab ah hadithi eléyìí o tí Umaru sọ tí Ibn Umaru sọ pé bá sí ma ń gbọ́lá fún aláyé annabi nìyẹn pé hujjatun lil jumhur a ẹ̀rí ló jẹ́ fún jumhur àwọn jumhur tó ń sọ pé ara so bá àwọn sahaba ṣe tó yẹn náà ni so bí yóò ṣe fílẹ̀ náà ni hadithu gbọ́lọ́hun Ibn Umar ó tún wá nínú Abu Dawud náà ó ní afdalu nabiyyi sallallahu alaihi wasallam ba'dahu so ó ní ẹni tó lọ́lá jù nínú al'umma nabi sallallahu alaihi wasallam lẹ́yìn rẹ̀ abubakrin abubakrin thumma umar lẹ́yìn umar thumma usman lẹ́yìn usman so bó tún ṣe wá nínú musnad al-imam ahmad so nínú hadithi ibn umar ó ní kunna natahaddathu ala ahdi rasulillah ó ní àwa máa ń sọ láyé òjíṣẹ́ Ọlọ́run ọba so anna khayra hadhihi al-umma sallallahu alaihi wasallam so ní pé ẹni tó dájú nínú al'umma yìí ba'da nabiyyiha lẹ́yìn annabi rẹ̀ abubakrin abubakrin thumma umar wani thumma umar lẹ́yìn umar thumma usman lẹ́yìn usman fayablughu dhalika rasulallahi sallallahu alaihi wasallam yóò wá dọ́dọ̀ annabi pa ń sọrún ka báyìí fala yunkiruhu annabi ò sì tako so wal hadithu sahih so musnad imam ahmed èyí tó wá nínú riwaya musnad imam ahmed yìí na lálàáfíà so nípa annabi sallallahu alaihi wasallam yóò gbọ́ annabi ò sí ní ṣe kíni annabi ò ní takò so ní pé annabi ò ní takò ibn taymiyyah rahimahullahu ta'ala so ó fi hàn pé kíni bó ti ṣe rí látàyà annabi sallallahu alaihi wasallam nìyẹn ibn taymiyyah sọ nínú majmu' al-fatawa so ibn taymiyyah ní fa àtàwọn kàkà nínú àwọn èèyàn nínú àwọn ará kúfà rajjahu aliyan ala usman wọ́n gbọ́lá fún ali lórí usman thumma raja'a an dhalika sufiyan lẹ́yìn náà sufiyan wá kú lórí ọ̀rọ̀ yìí wa ghayruhu àtàwọn ẹlòmínà wọ́n kú lórí pé ah, ara so wọ́n ni wa ba'du ahli al-madinati tawaqqafa àwọn ẹlòmí nínú àwọn ará Medina so ọ̀rọ̀ wọn dúó so that is wọn ò gbọ́lá fẹ́ni kankan nínú àwọn méjì ó ń padà sí ọ̀rọ̀ Ibn Hajar tó ní al Maliki sọ nínú al-Mudawwana so wa hiya ihda riwayatayni an Malik Ibn Taymiyyah ní ìkan nínú àwọn ẹgbàwá ọ̀kan nínú àwọn ẹgbàwá méjì látọ̀dọ̀ tó wá látọ̀dọ̀ Imam Malik nìyẹn لكن الري لكن الروايه الاخرى ثم يغبوا ميهن اغبوا اغبوا ميهن عنه لا ترى امام مالك تقديم عثمان على علي سو هنا ني بي امام مالك بلا فو عثمان لوري علي كما هو مذهب سائر الائمه gẹ́gẹ́ bó sì jẹ́ pé lè náà ní tí àwọn àìmà ibi tí wọ́n lọ síbẹ̀ kà ṣáfihàn àti abu hanifa wa ashabihi àtàwọn èèyàn abu hanifa wa ahmad ibn hanbal àti ahmad ibn hanbal wa ashabihi àti àwọn ashabu ahmad ibn hanbal wa ghayru haula àtàwọn tó yàtọ̀ sáwọn eléyìí min a'immati al-islam nínú àwọn ẹni síwájú nínú islam hatta inna haula kódà àwọn ẹni yíò tanaza'u fi man yuqaddimu aliyan ala uthman wọ́n ṣe fanfà pé ẹni tó bá fi gbọ́lá fún Àlì lórí Usman hal yu'addu min ahli al-bid'ah ṣé wọ́n kàrọ ẹni yẹ kún nínú àwọn bid'ah ala qawlayn ọ̀rọ̀ méjì ló wà ń bẹ̀ ìdí sí tọ́rọ̀ méjì sí fi wà ń bẹ̀ nínú ọ̀rọ̀ Ibn Taymiyyah yìí ìdí tọ́rọ̀ méjì fi wà ń bẹ̀ ni pé kí ni ìdí tó fi gbọ́lá fún Àlì lórí Usman tó bá yẹ pé gbọ́lá fún ní ìròrí tàwọn Rāfidah náà ni àmọ́ gbọ́lá fún látara pé bóyá ah, ó sì nǹkan gbọ́yé àbí nǹkan míì so àbí òun náà kan ó bóyá ó ka ọ̀rọ̀ ìkanú àwọn tó ti síwájú tó ń gbọ́lá fún Ali so lórí Usman eléyìí tọ́ èyàn ní èyàn ní pè ló ń bídá so ṣùgbọ́n Ibn Taymiyyah lọ́rọ̀ kan bí ó ní wọ́n ní hatta inna haula ó ní kódà débi pé àwọn ẹni yóò tanaza'u so wọ́n sì fanfà fi man yuqaddimu aliyan ala Uthman nípa ẹni tí ń gbọ́lá fún Ali lórí Uthman hal yu'addu min ahli al-bid'ah sí wọ́n kàrò ẹni ẹkún bídá ní ala qawlayn ọ̀rọ̀ méjì ló wà ń bẹ̀ huma riwayatani an ahmad riwaya méjèjì ló wá látọ̀dọ̀ imam ahmad wa qad qala ayyuba sakhtiyani ẹ máa gbọ́rọ̀ yìí ẹ máa gbọ́rọ̀ yìí ọ̀rọ̀ tó ṣe gan lọ́rọ̀ yìí ibn taymiya ni wa qad qala ayyuba sakhtiyani ayyuba sakhtiyani ó ti sọ pé wa ahmad wa ahmad ibn hanbal àti ahmad ibn hanbal wa daruqutni àti al-imam ad-daruqutni so àwọn mẹ́tẹ̀ta sọ pé man qaddama aliyan ala uthman ẹgbọ́rọ̀ yóò so wọ́n ni ẹni tó bá fi gbọ́lá fún ali lórí uthman faqad azra bil muhajirina wal ansar ó ti tẹ́mbẹ̀lẹ̀ àwọn muhajirun àtàwọn ansar allahu akbar so àwọn muhajirun àtàwọn ansar abdurrahman ibn awf gbàmọ̀ràn wọn gbogbo wọn rí pé uthman so ìwọ wá rí pé ali so ẹjẹ́ nǹkan àwọn fún lẹ́ẹ̀kan sí Ibn Taymiyyah sọ nínú Majmu' al-Fatawa mujallad ẹlẹ́ẹ̀kẹrin page 426 Ibn Taymiyyah ni wa qad qala Ayyubu Sakhtiyani Ayyuba Sakhtiyani ti sọ wa Ahmad ibn Hanbal àti Ahmad ibn Hanbal wa Daraqutni àti alimamu Daraqutni ó ní man qaddama Aliyan ala Uthman ẹni tó bá fi gbọ́lá fún Ali lórí Uthman faqad azra bil muhajirin wal ansar irú ẹni bẹ́ẹ̀ ti tẹ́mbẹ̀lẹ̀ àwọn muhajirun ta'ala wọ́n sọ nínú Siyaru A'lam an-Nubala wọ́n ní laysa tafdilu Aliyyin bi rafdin so wọ́n ní kíyàn gbọ́lá fún Ali wọ́n ní kìí ṣe rafdu mujarradu kíyàn gbọ́lá fún Ali kò sọ ní ẹ̀dẹ̀ rafida wala huwa bi bid'ah bẹ́ẹ̀ sì ni kò ṣe bídá kò sọ ẹni yẹ di so kò sọ di aládàdálẹ̀ bal qad dhahaba ilayhi khalqun mina sahabati wa tabi'in kódà àwọn òǹkà òǹkà àwọn èèyàn nínú àwọn sọ̀hábà tàwọn tàbíyàn ni wọ́n ti lọ sí irú nǹkan báyìí fakullu min Uthman wa Ali àti Uthman àti Ali dhu fadlin ọlọ́lá ni wọ́n wa sabiqatin àti ẹni ìsíwájú wa jihad àti ẹni ìjagun sójú ọ̀nà Ọlọ́run Ọba wàláàláhùnmá fi àkírọ̀ ti mọ̀tàsáwìyá ní fi dárọjà ọ̀rọ̀ ilé ìlọ́tọ̀dọ̀ alìmọ́mù záhàbí ọ̀rọ̀ tó lágbára gan wọ́n ní ó tún lè jẹ́ pé kódà gan lẹ́lẹ́ kìyàmà ní pé àwọn méjì ó jọ dọ́gba ní dárọjà wà húnmá min sáádá ti ṣùhàdá àwọn méjì nínú àwọn asíwájú asíwájú ni wọ́n ولكن جمهور الأئم جمهور, جمهور الأمة جمهور طبا جنون الأمة على ترجيح عثمان على علي لوري يقبل عثمان لوري علي وإليه نذهب إبي بنا لوانا سوا وراء الذهبي إبي بنا لوانا سوا والخطب في ذلك يسير سو ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pẹ́tọ̀ tàbí àríyàn tó gbọ́lá ọ̀rọ̀ tí ó lọ́lọ títí ni lókùnbà tí ó bá ti ní rọ́fúdù lára o ìntẹ́bì tí ó sì láwọn ọ̀rọ̀ tí fi ń gbé àwọn rọ́fídọ̀ lẹ́yìn wal afdalu minhuma so ṣùgbọ́n àwọn tó lọ́lá jù àwọn méjì lọ ibn eh, az-Zahabi sọ báyìí bila shak láìsí èméjì abubakrin wa umar so òun fahuwa shi'iyyun jildun fahuwa shi'iyyun jaldun ní pé ah o ń shi'a tó lágbára ni shi'a tó lágbára ni tó bá fi yapa eléyìn tí ẹ Ibn Taymiyyah ta rahimahullahu ta'ala wọ́n tún sọ nínú minhajus sunnah so shi'a rafidiyya so ẹni tó mú bá fi ń gbọ́lá fún Ali so lórí ah, Abubakar àti kini àti Umar wọ́n ní Ibn Taymiyyah sọ nínú Minhaj as-Sunnah so mujallad ẹlẹ́kẹfà ó ní fahadha ikhbarun nípa hadithi Ibn Umar ta ti ka bọ́sí wọnú Bukhari bọ́sí wọnú Abu Dawud àti Musnad Imam Ahmad fún wa so ilé ká fi ma ìdájọ́ ẹni tó bá gbọ́lá fún Ali lórí Uthman àti pé gbólóhùn Ibn Taymiyyah yẹn kí ẹ má gbàgbé man qaddama Aliyyan ala Uthman faqad azra tí Ibn Taymiyyah gbà wá látọ̀dọ̀ ayyub as-sakhtiyani àti al-imam ahmad àti ad-daruqutni pé man qaddama aliyan ala usman faqad azra bil muhajirin wal ansar ibn taymiyyah tún sọ nínú minhaj sunnah pé fa hadha ikhbarun oni hadith ibn mas'ud yuni ifuru roni amma kana alayhi sahaba nípa ntan sahaba wà lórí ala ahdi an-nabi sallallahu alaihi wasallam nígbà ya nabi sallallahu alaihi wasallam min tafdili abi bakr níbi gbọ́lá fún abi bakr thumma umar layna umar thumma uthman layna uthman وقد روي أن ذلك كان يبلغ النبي wọ́n ni wọ́n ti gbáwá pé ó dẹ̀ ma ń dọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam fala yunkiruhu annabi ó sì kín takò wa hina idhin nígbà náà wá ni yọ fayakunu hadha tafdilu ìgbọ́lá fún rẹ̀ yíò thabitan so ó tún yóò nílẹ̀ pẹ̀lú tó clear láàrin àwọn muhajirun àtàwọn ansar ala ahdi nabi sallallahu alaihi wasallam so láyé annabi sallallahu alaihi wasallam min ghairi nakir láì sí àtakò wa bima dhahara àti nǹkan tó tún hàn lamma tuwfiya umar nígbà tí umar kú fa innahum kullahum torí gbogbo wọn pátápátá o baya'u usman ibn affan gbogbo wọn búra fún usman ibn affan min ghairi raghbatin wala rahba láì sí pé wọ́n láìsí pé wọ́n bribe wọn àbí wọ́n dẹ́rùbà wọn walam yunkir hadhihi alwilayata munkirun minhum ẹni kankan sì tako wilaya ẹni pé wilaya yìí pé ìyàn Uthman ìgbálá fún Uthman lórí Ali kò sẹ́ni kankan tó tako nù wọn so bí Ibn Taymiyyah sọ nínú Minhaju tó ní ṣe pẹ̀lú Uthman radiyallahu anhu tó bukata àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú tí àwọn afá súnnà àti àwọn ìgbàwà tó lálàáfíà wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in